الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفون الله سبحانه وتعالى أترى لكم كاتي جفون النبوة محمد صلى الله عليه وآله وسلم أم إلي تسأل الكلام إن شاء الله لا يسكو كيكريتياني أو ناني حديث ولا كوكوني بباب المواكيت حديث يعني وني عن عبد الله بن عمر بن عمرو عن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال وقت الظهر إذا زالت الشمس وكان ذل الرجل قتوله ما لم يحضر, يحضر وقت العصر ووقت العصر ما لم تسفر الشمس ووقت صلاة المغرب ما لم يجب الشفقة ووقت صلاة العشاء إلى نصف الليل الأوسط ووقت صلاة الصبح من طلوع الفجر ما لم يت... ما لم تطلع الشمس رواه مسلم له من حديث بريدة في العصر والشمس بيضاء نقية ومن حديث أبي موسى والشمس مرتفعة مفردات الحديث أكوكو كاكو سيتم حديث

títí tó fi dọ́dọ̀ àwọn tabi'un tó fi dọ́dọ̀ àwọn sahaba nẹ́bà muhammad sallallahu alaihi wa alihi wasallam títí tó fi dọ́dọ̀ nẹ́bà muhammad sallallahu alaihi wasallam anẹ́bì náà gbá látọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa so wọ́n ni ìtú ọ̀n narí ti pé anẹ́bì sallallahu alaihi wasallam sọ wípé àsìkò ìrun zuhur ẹ̀rì kan bẹ̀rẹ̀ pẹ̀lú ìrun zuhur bẹ́ẹ̀ ni bẹ́ ṣe bá ń káúntì ẹni káúntì ànábì sallallahu alaihi wasallam zuhuri ló ti gbé ìrun zuhur wọ́n ní waqtu zuhur idha zalati shams àsìkò zuhuri o tóòrùn bá ti yẹ àtàrí ni látìgbà tóòrùn bá ti yẹ àtàrí wa kana dhillu rajuli katoli títí tí ó fi dìgbà tí zílù èèyàn tó bá tó rí bí tóòlù rẹ̀ tẹ́yàn bá ti nǹkan bọ́lẹ̀ ẹ̀rí pé tóòrùn bá yẹ àtàrí tóòrùn bá yẹ lórí kìníyàn fẹ́yìn kìníhùn òjìjì kìníhùn wọ́n bọ́ sí side b tó mú ma lọ báyìí òjìjì tí ó ma lọ sí side b ó yẹ àbí so táìmù zúrì tí wá bẹ̀rẹ̀ báwọn títí tí ó fi di ìgbà tí kìní ó fi ga dédé bí òjìjì yóò padà fi ga dédé bí sáìsì kìní yẹn bóyá kí náà ń pè báyọ̀rù kan láti bọ́lẹ̀ àti báyọ̀rù bọ́lẹ̀ àwọn àwọn òkè 10 cm ni òjìjí iná padà wá ga toward ti 10 cm so àárín ẹni time of salat az so wọ́n ní time salat wọ́n ní wa kana dhillu rajuli katuli ma lam yahdur waqtul asr lókin gbà tásìkò alásàrí báyìí ti wọlé wa waqtul asr ma lam tasfaghu shams waqtul asr time a fa mọ́ sálàyé gbé tó lọ́wọ́ àhàdìsí ní gbé time asr time lẹ́yìn gbà tí ní dhillu kama ti di kamithlihi yẹn tí gíga òjìjí nǹkan tó bá ti di dédé rẹ̀ time asiri ó parí tó bá ti di times 2 rẹ̀ so wọ́n ni máa lam wa waqtul asiri máa lam tesfarol ashams bó time asiri èyí sì lè máa kí asiri lókìngbà tí bẹ̀wọ̀n tí ojú ọjọ́ báyìí ti yẹ́lò ní ibi sáfàkùn bẹ̀wọ̀n lọ́nà sàlẹ̀ báyìí ibi kan àti máa ń yẹ́lò bẹ̀wọ̀n lókìngbà tí yẹ́lò ìṣkọlọ̀ yóò báyìí ti jáde èyí tó ti pẹ́ àwọn àlàyé sí ń bọ̀ àdísà ẹyọ kan lélẹ̀ àwọn àhàdísì sí pọ̀ tó ti mọ̀ fún aláwọn details details details nípa àwọn kọ̀dọ́yàmì ọ̀rọ̀ ti ẹ̀pọ̀ níbi ilé ìtì náà tayyib wọ́n ni waqtu salatil maghrib àsìkò maghrib ń tí ẹ̀ máa lam yẹ́gì bí shafak lókùngbà tí a shafak yóò báyìí tí wọ ni shafak ní yẹ́lò yẹ onáńgbẹ̀ ni a shafakul ahmar so tó bá ti di ọwọ́ rẹ̀lẹ́ tó bá sàkíyèsí lọ́wọ́